يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل امنا بالله وما أنزل علينا وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على حبيبه وصفيه ورسوله وعبده محمد الامين صلى الله عليه وسلم وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah àwa parí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tọ́lọ́ọ̀bá tí ó ṣe fún wa

kó sì yọ́nú sí wa gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ wa jìn wá ẹgẹ́ bíbi tí a fọ̀rọ̀ náà ti sí ní àná látara àkọlé gbogbogbò táà fi ń bára wá sọ̀rọ̀ asíyásàtù al'islam wal-muslimun islam àti àwa mùsùlùmí politics islam and muslims ẹgbà tí a ti bẹ̀rẹ̀ a ó rí pé ojoojúmọ́ náà là ń sọ̀rọ̀ oríṣiríṣi lọ́tùnlọ́tùn ìyẹn ló fi hàn wá gbígbòòrò fífẹ́ ẹ̀sìn àwa mùsùlùmí ẹ̀sìn ma ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn tí ó fà yílẹ̀ fún ìfẹ́ ẹnu torí díẹ̀ kẹba sọ fún a níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé ọ̀rọ̀ òṣèlú lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì Islam wọ́n ń pè kíní kan ní àtàáyùhù àsìyàsí àtàáyùhù àsìyàsí ìmúralẹ̀ òṣèlú ìgbáradì fóṣèlú alìdád wàlìstìdád àsìyàsí alìdád wàlìstìdád àsìyàsí ẹ̀rí political preparation political preparation ìmúralẹ̀ òṣèlú ẹ̀rìbìdá wà náà ní al-muslimun àwa musulmi agawa musulmi ò dí ò ní al-muslimun al-yawm al-muslimun al-yawm today's muslims sáàtì ẹ̀sẹ̀ náà jí sọ́sẹ̀lú allahu akbar agagawa musulmi nigeria ní òkè ọya nílẹ̀ Yorùbá nílẹ̀ Yíbò sáàtì ẹ̀sẹ̀ náà jí sọ́sẹ̀lú Muslims are already are we prepared for politics? Abi ọjà ọlọ́jà la fẹ́ máa ná? Allah. Àbí kúnjọ la fẹ́ jẹ́? Hmm. Àbẹ́yìn tó náà mọ̀ determine pé pítà ń lọ́rẹ̀. A ti rí àwọn Mùsùlùmí ṣáájú tó bá lórí àwọn ọmọlẹ́yìn ni Muhammad. Sallallahu Alaihi Wasallam a ti rí bí a ti bẹ̀rẹ̀ nú al-muslimun al-muslimun al-muslimun wa and politics muslims and politics tó bá lórí anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí sọ́sẹ̀lú sallallahu alaihi wasallam gbogbo òwe dáa kó síwájú yìí hmm. kò sí ìgbàgbàmà yóò sẹ̀lú gbogbo ẹ̀ Allahu akbar a sì kó díẹ̀ wà ní ẹni gbogbo ìwé tí ń bẹ wájú wa yìí yóò ṣèlú ní gbogbo ẹ̀ táwọn àfáàkọ kò sí ìwé fíkíwù pé alùwàlá kò sí ti fíkíwù alùwàlá ń bẹ o kò sí ti ájì ń bẹ kò sí ti ájì ń bẹ kò sí tinú kíkí ń bẹ kò sí ti fíkíwù ń bẹ kò sí tinú kíkí ń bẹ kò sí ti irun kíkí ń bẹ kò sí táàwẹ̀ ń bẹ kò sí táàwẹ̀ ń bẹ kò sí sàká ń bẹ sàkágan ò sí ń bẹ ọrùn òṣèlú gbogbo ẹ̀ politics ni gbogbo ẹ̀ politics àti òṣèlú Islam àti òṣèlú ti Islam àti òṣèlú democracy àti tòṣèlú democratia inú táwọn àfá kọ́ ni Allahu Akbar kí a fẹ́ fi gáìdì wa Allahu Akbar àwọn sábẹ́ àyànàbí fi yé wa pé ọ̀rọ̀ òṣèlú ọlọ́pàá ìyẹn olórí à ń ṣàkóso ìlú kò sínú akẹ́tún inú pìlẹ̀ Allahu Akbar minal usul kò sínú torí díẹ̀ la sọ pé wọ́n dá òkú ànábì dúró fún dídé ọjọ́ mẹ́ta láìsìnkú ànábì alaihi wasallam ànábì dúró láàgbọ́dọ̀ fi òkú lọ́ra tó sọ àwọn sàábé ọ̀rọ̀ pa fẹ́ yan olórí àkóso ìlú ń gbàjẹ́ ọ̀sánàbí ma ọgbà àwọn mùsùlùmí ìsáájú àwọn tí wọ́n lóore jù umar àwọn uthman àwọn ali Tọ́lá ibn Ubaydullah Sa'd ibn Mu'adh bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọgbà ní odidi ọjọ́ mẹ́ta gbáko anábìkú lọ́jọ́ Monday wọ́n sí lọ́jọ́ alárúbá Allahu Akbar ìyẹ́ ló sàn pé ẹnu àwọn sàábẹ́kò lórí wujubu tensibul imam wujubu kí a fi kámú ẹnìkan kápé kó jó lórí fún wa tọ́ka pé tẹ̀síbìlì ìmáàmà ẹ̀rì wọ́n sí méjì ń bẹ tí ó ma mú àṣẹṣẹ wọ́n ló náà ni alìmáàmù lè muslim alìmáàmù lè muslim aṣíwájú jẹ́ musulmi alìkọ́ìm tó gbé ala invas wa tanvir akamila àwọn àṣẹ ọlọ́run ní ọmọ mọ́sẹ̀ lé àwọn aráàlú lórí wọ̀lẹ́dẹ̀ yasusul umma ẹni tí ó máa darí umma nábi sallallahu alaihi wasallam bí muqtadi ahkami shari'a pẹ̀lú ètò ìlànà shari'a tánàbí mọ́wá alẹ́bí adá biha muhammadun sallallahu alaihi wasallam tí a nábi mọ́wá ilé faridun thabit faridun faridun thabitun ọ̀ràn yẹn ní ala ummati Muhammad sallallahu alaihi wasallam lórí ìjọ ànábì bẹ́ẹ̀ wọ́n yà Bakiri wọ́n yà Umar wọ́n yà Uthman wọ́n yà Ali wàhálà dé fitina súyọ́ tó ti bẹ́ẹ̀ wọ́n ní àjímà al-muslimun ba'da khilafati Ali ibn Abi Talib radiyallahu وبعد ظهور الفرق الإسلامية على وجوب قيام الإمام المسلم الله أكبر lẹ́yìn àlínà ẹnu àwọn mùsùlùmí tó kò ọkọ̀ sáàlì má ọ̀ràn yẹn ní agbá ọ̀rìyàn olórí míì náà jẹ́ ọmọ ìṣẹ́ta lè ṣe lọ àwọn kan yan Hassan ọmọ Àlí gẹ́gẹ́ bí olórí àwọn kan yan Máwíyà gẹ́gẹ́ bí olórí olórí méjì abi hassan bin ali radiyallahu ta'ala anhu ọwọ́ àtànazala Allahu akbar ó oh, step down fún Muawiya Allahu akbar kí ìjọ àní mọ́ pẹ̀sí méjì ọdún ẹ̀nà ń pè ní àmúlù jama'a Allahu akbar àmúlù jama'a ọjọ́ tí ìjọ ànábì tó papọ̀ lẹ́ẹ̀kan sí Allahu akbar ó jẹ́ ogójì ọdún lẹ́yìn hijira ànábì Muhammad sallallahu alaihi wasallam 40 years after hijira àwọn mùsùlùmí bá yìí lọ ó di pé ìlọ̀bẹ̀ ìlọ̀bẹ̀ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ ìdẹ́nìyàn àwọn àfẹ́ẹ̀sìn bẹ̀rẹ̀ sí kọtíà àfẹ́ẹ̀sìn àwọn àfẹ́ẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọtíra inú tí àti wọ́n kọ́kọ́ oná ń alìmáàmà wa síyásà alìmáàmà tú wa síyásà Ibn Kutayba ní ọgọ́rọ̀dún kejì lẹ́yìn Allahu akbar lẹ́yìn yẹn ahkamu sultaniya ahkamu sultaniya Imam Waridi ní ọgọ́rùn ọdún kẹrin sọgọ́rùn kẹrin lẹ́yìn jíra Allahu akbar lẹ́yìn yẹn asiyasatu shari'iyya السياسة الشرعية في إصلاح الراعي والرعية في إصلاح الراعي والرعية شيخ الإسلام ابن تيمية الله أكبر رحمه الله الطرق الحكومية الطرق الحكومية في السياسة الشرعية في السياسة الشرعية بنو كون جوزي وما بنو تيمية رحمه الله بكتابات الله أكبر مؤلفات عن السياسة الشرعية في أمة محمد الله أكبر àwọn ìwé tó padà àwọn ìwé tí wọ́n ń kọ inú mọ̀ ní Muhammad gbọ́nùkan jésù rahimahullah ní ọgọ́rùn ọdún keje sọ́dọ́gọ́ ọdún kẹjọ jùmúd ìjókòó tẹ́tẹ́rẹ ti bá mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn ulama umma wọ́n ti kagara ó wá fààyè lẹ̀ fún àwọn olórí àwọn mùsùlùmí ń gba àwọn ọ̀rá àfá àti ọ̀ràn wọn lọ́wọ́ fàádàtù kọwàní na wàdìíyà minde àǹfọ́sẹ̀ ní a bá ń fi agbárí wọn ṣèjọba ní a bá fi àwọn agbárí wọn gbé wọ́n fi gbé kíní kalẹ̀ wọ́n fi gbé ló ìjọba kalẹ̀ ó ní àkọ́kọ́ bidaya alqawanin wad'iyya kí a máa ṣòfin fún ara ẹni kọ́mọ̀ ní pàtàkì pẹ̀lú ìlànà ọlọ́run bí ti bẹ̀rẹ̀ nù. Ibi tó gbé àsíyásá tó wàdẹ̀ ìyà wọlé man-made constitution tí ò ní bàtà pẹ̀lú ọlọ́run man-made politics ìyàn lẹ sàá látara taksir ulama fi fíkì síyásí ìkágara àwọn afẹ́ẹ̀sìn lórí fíkì òṣèlú ìrí bẹ́ wọ́n wà dakhalati ala ummati muhammadin alifikratu al'ilmaniya fọ́sílù dín àni dáúlà orí bẹ́ẹ̀ náà wà ìròrí burúkú wá dé secularism ọwá wọnú àwùjọ umma na muhammad ọ̀tọ̀ ẹlẹ́sẹ̀ ọ̀tọ̀ lóṣèlú ló bá di pé fariqu min ummati muhammad àwọn kanú àwọn àjọ ànábì inú ma nábi an karo lafza shari'a o shari ló bá di pé wọ́n kórìíra gbólóhùn shari'a wọn fẹ́ gbọ́má wọ́n sí kíní wọ́n kórìíra gbólóhùn shari'a wọ́n láwọn ti ẹ̀fẹ́ gbọ́ rárá tó gbọ́ mí ń bẹ wọ́n bá débi wípé wọ́n a wọ́n bá sọ di àà ṣẹ́dá àlẹ́gbẹ́ ìbọ̀ ogun ká máa gẹ́ nílápá ká máa sọ lókópa ká máa ní lẹ́gbà ó wà barbaric Allahu Akbar Allahu Akbar Allahu Akbar òfin Ọlọ́run tẹ́ bá wo Al-Qur'ani Karim àwọn jẹ́ǹsì wá di àyà tí mẹ́nu Al-Qur'ani Karim lórí al-hudud wal punishment and offense and punishment ayà tó sọ ń parẹ̀ kọjá ogún Akbar bí ó bá sì sínú òfin òfin ò pé hmm. gbogbo òfin tàà bá ṣe tí ó sí offense and punishment ń bẹ kò sí kíní kò pé tàbá ẹwà wo ẹgbẹ̀rún mẹ́fà ayà ní bẹ́nu Al-Qur'an Karim èyí tó wá ń sọ nípa ẹ̀ṣẹ̀ àti ìjìyà láwá fẹ́ fìyẹn ti gbogbo fi wó torí díẹ̀ ni wà láwá dé ló bá dípá àkájẹ sọ pé ànábì ò tí ẹ̀ ní kò ní ọ̀nà àṣẹjọba kan pé Islam ò ní inú àfáàtà lọ́kọ̀wé àṣẹ uh, al Ali Abdurrazzaq tó kọ̀wé 1925 àfáàṣẹ́ àrí ni ó pè ní ó al-islam wa usul hukum islam àti ìpìlẹ̀ ìṣèjọba inú òwe ó níkọ̀ ẹ̀sí sínú ìgbésẹ̀ ayé ànábì ìlànà ìṣèjọba ẹ̀sìn ànábì ọkọjá masálásí ìwé náà dáwà alẹ́ lágbàáyà mùsùlùmí ìgbà tó di august 1925 àfá àgbà zíàrí ó kó gbogbo àwọn ìgbìmọ̀ ayatikibar azari jọjọ́ náà lọ wọ́n jẹ́ 24 ni wọ́n jẹ́ wọ́n á jókòó pẹ̀lú àfáà yìí wọ́n sì mọ̀nà kọ́ṣà pẹ̀lú ẹ̀ wọ́n fẹ̀yẹ̀ balẹ̀ wọ́n gba ìwé ẹ̀rí azari lọ́wọ́ rẹ̀ Allahu Akbar wọ́n yóò kó nù ẹn tó jẹ́ lázari wọ́n sì ní wọ́n gbọ́dọ̀ tẹ̀wé yẹn síta wà lálọ́bẹ̀ Islam wá wó tán pè ní àdáwòlátú al-Uthmaniyya àdáwòlátú àdáwòlátú al Calvert ní 1924 Kamal uh, Mustafa Ataturk ó ní wọ́n lò Mùsùlùmí ni lórúkọ tí ó ti gbà bọ́dé ó náà fi wújọba Islam tí secularism wá dìde hmm ìjọ náà ni kò sí tí jẹ́ ṣẹ̀ríà mọ́ ìjọ náà ni ò tí jẹ́ kìláàfà mọ́ orí kan táà mùsùlùmí ní wọ́n ti gé ìjọ náà ni ìjọba ti wá di yẹ́lẹ́yẹ́lẹ́ àwọn ọ̀tá sì gbé lọ́wọ́ mùsùlùmí sí duwailat duwailat kò tó tó dáúlà dáúlà lórílẹ̀-èdè duwailat orílẹ̀-èdè tí ó lè dádúró orílẹ̀-èdè kéékèèké Kuwait Allahu Akbar gbogbo public Kuwait ò tó 2 million Qatar Bahrain gbogbo òròjí ìsídẹ̀tì kan lọ́nà àwọn àlú bí wà lásìwá dìdẹ̀nù nẹwà ní UN United Nations àtàwọn agbátẹ̀rù wọn wọ́n ń polongo democracy democracy democracy democracy ló wá gbalẹ̀ ló ṣe gẹ́ni ló fi wá gbalẹ̀ báyìí ìyẹn ló wá jẹ́ ọjà tí ayé ná lọ́wọ́lọ́wọ́ gẹ́bá sí sọ fún wa a sọ wá yí pé ní àsìkò tá a wà yìí tí èyàn bá fẹ́ dórí ìjọba pé a fẹ́ ní olórí lásìkò tá a wà yìí nílé ayé ètò níta ń bá wá sọ lọ rẹ̀ ire ẹ gbogbo olórí tí ń bẹ láyé ọ̀nà tí ń gbà débẹ̀ ọ̀nà àkọ́kọ́ oní nǹkan jẹ́ alinkilab al-inqilab kí a dìkú ìdìtẹ̀gbàjọba látọwọ́ àwọn ológun ẹ máa wo àwọn orílẹ̀-èdè mi wọ́n máa fi dìkírí ròdù bẹ̀ tó pọ́ ológun ní ọsọ́kíní wà bẹ́ àwọn ọ̀gbáláyé tí wọ́n ṣùgbọ́n ní ìsìn bẹ́ẹ̀ nìkan ti ṣe Amẹ́ríkà ó dìde UN ó dìde wọ́n náà rárá democracy la ń fẹ́ ókè àsìkò ló fàdà wọ́n àfún ìwọ mílítì tó wà ń bẹ yìí ìgbà wo ló máa kó ń bẹ ìní àdé tó gbé pẹ̀lú aráàlú ọ̀nà mẹ́ ọ̀nà ni asáwòrátù aṣàbíyà asáwòrátù aṣàbíyà kí àwọn aráàlú dìde pé àfẹ́jọba ah, tí ń bẹ̀m̀bẹ̀ ìmá revolution revolution àti kú revolution kò sí ìtí múrọ̀rùn wá ń bẹ̀ Allahu hmm. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta o náà ni alìmàlàkíyà àwọn mamlakíyà alìmàlàkíyà àwọn mamlakíyà monarchy ìran wa ní ọmọ jẹ́ lọ láíláí bàbá kó ń bẹ́ ọmọ gbá ẹ̀gbọ́n kó ń bẹ́ àbúrò gbé ìjọba ajẹ́wọ̀ tó sì máa ṣe tó wọ́n wọ́n máa yọ̀ tó gbogbo tó bá wọn dùn wọ́n máa sọ́lá àwọn ọmọ bọ́ máa sọ́lá tó wọ́n wọ́n á sì tó rí wọ́n á tẹrí àwọn àfáàbá fún monarchy Allahu Akbar àfó lè gbérí bí ẹmbá tí ló mọ̀lákíyà lẹ́fì gbogbo ẹ̀ tí lò lọ nìsìn àfáà tó bá sọ̀rọ̀ ìwọ̀n nílọ hmm. panumọ́ ní jẹ́bẹ̀ Allahu Akbar ọmọ ọbọ́mọ dára tọ́lọ tó wùrọ ni tí bí láàpá ìdọ́kan náà àfáà ń sọ wípé náà àfáà mọ̀lákíyà wípé bí olórí bí ń ṣe sínà gbangba tí mo tí àfọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ kò bọ́ sí yámúlì màárùwà náà múnkàrí kọ́kọ́ ma sọ pé ọtí mi ọ̀dá o kọ̀dákẹ́ ma mú tí o kọ̀dákẹ́ mú tí o kẹ́kẹ́ ma ṣe ìsìná o wọ́n mú ká sọ pé à olórí tó sì dábẹ́ kò gbọ́dọ̀ dáwò ó di mélòó ó di mẹ́ta inú aráàlú ìwádùn ó sì jẹ́ pé ẹnìkan lẹ́sìn gíní lẹ́mọ̀ wà ń bẹ́ ẹ̀mọ̀ tí ó ma rú káàkiri wà ti ní àwọn òfin tó bá fẹ́ hmm. kan ìbẹ̀rù wà ará ìlú tẹ́ẹ̀ ní gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n wá dẹ ìyàwó sọ́kọ wọ́n dẹ ọkọ sí ìyàwó wọ́n dẹ àbúrò sọ́gbọ̀n kí ní ń sọ police state ẹ̀rì dírẹ́bà bá fọ̀rọ̀ wọ ẹlẹ́nu ní mọ́tò ọpànumá ni ó lè jẹ́ security ìjọba kẹfà mázàrà ẹ̀rẹ́tàlẹ̀ hukuma kí ni orí ń pa ìjọba tó wà ń tàyè wọ́n wọ ẹlẹ́nu wò ní ẹ̀hùn ọba ń jábọ́ hukuma tó ń tọ yíba ń pẹ́sà kò yá mọ́ sọ pé ah, ìjọba tó dáa ni kódà wọ́n gbádùn dáadáa ní àfimíyà gbogbo 100% wọ́n dáa ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni bittersweet pẹ̀lú ìdìbò àdèmọ̀kìrìtíyà alìntìkàbíyà kagbà ọ̀nà pé a fẹ́ dìbò a fẹ́ ṣe election òun náà ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tí ń bẹ́ntà òun ló fẹ́ ẹ̀rọ jù òun ló fẹ́ ẹ̀rọ jù nú mẹ́rẹ̀ẹ̀rin kódà níbi tí àwọn aráàlú bá ti lajú ẹ̀rù mọ́ bá ìjọba ni hmm. ẹ̀rù gini ẹ̀rù mọ́ bá ìjọba ni tí ó bá ti sédà tó gbé wọ́n ti dájọ́ fún wọ́n ti gini wọ́n ti dájọ́ fún ọdún mélòó ti yí lọ́dọ̀ tí wọ́n bẹ ọdún mélòó ni ọdún mẹ́rin mẹ́rin ni lẹ́yìn four years is it that we vote you in or we vote, vote you, you out, out. ìyẹn rèé ìjọba bẹ̀rù ẹ̀bí àwọn bí ìlú bá ti dá ọ̀gẹ́sẹ̀ ìlú bí ẹ ti ń ràbọ̀ Hmm. eléyìí ni àbára wa lórí ẹni sìn pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la kí làwọn àfẹ́ ẹ̀sìn sọ nípa democracy Insha Allah Insha Allah sáà lè kópa àbá lè kópa ń bẹ̀ táàfi mọ̀ pé al-muslimun wa siyasa as-siyasa wa al-muslimun muslim politics politics and muslims bí tààtù dóṣe àtẹ́ntọ́sẹ̀ tọ́ndọ́gbọ́ ládàá kí á sọ́rọ̀ àkágbọ́lọ́mọ́dún aládàá náà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم